Unit 15, Dialogue 2. Douglas now contacts Kimberly directly by phone. Hello? Báwo ni Kimberly? Douglas ló ń sọ̀rọ̀. Báwo ni Douglas? Túnjí ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé òun rí ẹ àti pé o sọ pé kí wọ́n kí mi. Lóòótọ́ ni, pàdé Túnjí ní ilé ìtàwé kan ní Ìbàdàn lẹ́yìn tí ó kí mi ó bi mí bí mo bá wá láti ìlú amẹ́ríkà ṣùgbọ́n mo sọ fún un pé ọmọ ilẹ̀ canada ni mí ibi tí a ti ń sọ̀rọ̀ lọ ni ó ti sọ pé òun ní ọ̀rẹ́ kan tí ó ń jẹ́ kimberley tí ó wá láti new york ní ilẹ̀ amẹ́ríkà mo wá rántí pé mo pàdé ẹ̀ ní ọgbà yunifásitì nígbà kan rí n kò tilẹ̀ rántí ìgbà yẹn mọ́ ṣùgbọ́n bí ó ṣe sọ New York àti Kimberley mo wá rántí ẹ. nígbà tí Túnjí kọ́kọ́ sọ fún mi náà nípa ẹ èmi náà kò tètè rántí ẹ ẹni tí ó jẹ́ ṣùgbọ́n nígbà tí ó sọ pé o fi fọ́tò ìyàwó àti àwọn ọmọ rẹ hàn òun mo rántí pé o ṣe bẹ́ẹ̀ sí èmi náà báwo ni ìyàwó àti àwọn ọmọ ẹ. wọ́n wà ìdí tí mo fi ń pè ni pé mo fẹ́ kí ìwọ àti túnjí wá kí èmi àti ẹbí mi ní ifẹ̀ bí ẹ bá fẹ́. nígbà wo ni o fẹ́ kí a wá. bí ẹ bá lè wá ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta á dára. èmi àti túnjí ń lọ síbì kan ní ọjọ́ àbámẹ́ta tí ó ń bọ̀ ṣé èèwà wà ní. màá ta lẹ́yìn èyí tí ó ń bọ̀ yìí. kò burú màá bi ìyàwó mi bí ọjọ́ yìí bá dára bí ó bá dára kò ní pè ẹ́ padà ṣùgbọ́n bí kò bá dára màá pè ẹ́ padà láti yan ọjọ́ mìíràn. ó ṣe gan-an ni bí n kò bá gbọ́ ìyẹn ni pé ìyẹn ni pé a máa pàdé ní ọjọ́ àbámẹ́ta méjì òní. bẹ́ẹ̀ ni ó dàbọ̀. ó dàbọ̀.